يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يأمر يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيراً يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على عبده ورسوله وحبيبه وصفيه محمد بن عبد الله وعلى آله وصحابه والتابعين وتابعيهم بإحسان إلى يوم الدين ما بعد أقول فún Ọlọ́run الحمد لله atọrọ ìkẹ́ ìgẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn anábí Ọlọ́run tí a jí sọ́lọ́bá síwájú rẹ̀ látọrọ ìkẹ́ ìgẹ̀ fún gbogbo ọmọlẹ́yìn anábí látọrọ ìyọ́nà ọlọ́ba fún ọlọ́ba ni yọ́nú sí wọn àmín àwa náà tí a ń bẹ̀lá ilé ni lọ́lọ́ba yọ́nú sáwà náà àmín sí wá ní ẹrù rẹ̀ gbàwá ní ẹrú àmín tí ká ṣàṣeyọrí àmín gbogbo fúrú wa síwájú ọlọ́run ọlọ́run bá má dálù aláyà ṣe gbàdúwà wa àmín gẹ́gẹ́ bí fi tí a fọ̀rọ̀ náà ti sí ní àná a wà ní agbègbè àkọlé gbogbogbò táà fi ń bára sọ̀rọ̀ islam wal-muslimun òṣèlú islam àtà musulmi politics islam and muslims àyà tí wọ́n tó ké fún alé ní gẹ́bà sọ fún wa níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn o náà ni àyà tí bàbá wa Ibn Taymiyyah rahimahullah tí wọ́n fi ṣe tí àwọn tí wọ́n pè ní asíyásátù ash-shar'iyya asíyásátù ash-shar'iyya fi islahir ra'i wa ra'iyya fi ní bàbá ìsẹ̀ tí a ilé lórí ọ̀kanú àwọn àfáwà bàbá wa bin Uthaymin rahimahullah rahimahullah aná tó ṣe ṣẹ́rù tí a yí tí a tún fi ahán ìgbàlódé tí a tún fi sàlàyé ẹ̀fáyé inú tí a tí ẹ kí ọmọ kí ó mọ́ ní ni gbogbo ń dá ń pè ní àkóso lágbájá mójútélé lágbájá mójútélé ẹni a fi sí di ètò súnú owó ẹni a fi sí di ìlànà ààbò ẹni a fi sí di ìlànà eh, àmójútó àwọn èèyàn gbogbo ẹni bàbá sọ àti ojú wo ni Islam fi wò ó ìdájọ́ rẹ̀ wọ́n sọ torí díẹ̀ ẹgbọ́n àwọn àgbọ́yé wọn yìí inú àwọn àgbọ́yé pìlẹ̀ ni kí ẹnìkan má fi dúdú bù lójú pé mùsùlùmí ò lè dá sí òṣèlú àìkẹ́kọ̀ọ́ jinlẹ̀ ni bá bá ti dá sí òṣèlú a lè wúlò láwùjọ Allahu Akbar wọ́n ní ẹni tí kò bá darí àwọn èèyàn wọ́n darí ẹ̀ ẹni tí ò bá ti darí àwọn èèyàn wọ́n darí rẹ̀ bó bá ti lè darí èèyàn wọ́n sì kí ni wọ́n darí rẹ̀ tó bá ti lè sọ̀gá wọ́n sọ̀gá lé lórí kazalik torí díẹ̀ a sí ń bẹ́ ẹniwò pín dá tániwò pín fún yóò bá ní ẹjọba sí ilé léwúrẹ́ má bí ẹyọ kan wọ́n jọ tó ti lọ ẹyọkan léwúrẹ́ ẹbí tó gbé sí ilé bó ṣe rínú torí díẹ̀ ọ̀rọ̀ òṣèlú tí ń bẹ́ ń ta yìí àjọ nìlú ni, luni a gbọ́dọ̀ sí kọkàn mí sí kákàn kẹ́kọ̀ọ́ islamu tá fi balò ìbò láyé gbà wá dìbò láyé ọgbà wá bìdọ̀wà bìdọ̀ sharia pẹ̀lú àwọn principle and fundamental of islam oníkàfikún gbogbo ah, musulmi má dá sí ìsọkúsọ ni ẹ̀tí bá ń sọ bẹ́ ìsọkúsọ ni bóyá ìmọ̀kan tàbí àìlájú tàbí kó jẹ́ agbẹnusọ fáwọn kan Hmm. àwọn ìdí tó fi lè tí ẹ fi lè máa gbọ́rọ̀ ẹ̀nà kọ̀lájú àbáyìmọ̀ kan àbí kó ń jẹ́ pó ń sọ̀rọ̀ fáwọn èèyàn kan ní kò jù bẹ́ẹ̀ lọ torí díẹ̀ aṣọ fún alánà inú àwọn àgbọ́yé tó ti pàtàkì tí a gbọ́dọ̀ mọ̀ nígẹ́ bí mùsùlùmí ni fahamu shumul fikil islami fahamu shumul fikil islami bákanáà nínú ẹ̀ wo náà ni fam fíkì síyásí alìsìlámi fahamu fíkì síyásí alìsìlámi àwọn fíkì síyásá tí alìṣàríyà àwọn fíkì síyásá tí aṣàríyà ọ̀tọ̀ ni fíkì alìsìlámi ọ̀tọ̀ ní fíkìl islam fíkìl islam pé gbogbo fíkìl ìbẹ̀m̀bẹ̀ ìbádà ìjọsìn bẹ̀m̀bẹ̀ ìbẹ̀m̀bẹ̀ muamalat àwọn kẹta fi ma ń bára wá lò ẹ̀rí gbogbo lè inú fíkìl islaminu inú ẹ̀wà náà ni fíkìl iktisọ́dì alfíkìl iktisọ́dì ètò súnú owó inú fíkìl islaminu fíkìl siyasa ọ̀rọ̀ òṣèlú inú fíkìl islaminu lẹ́yìn àwọn àtọwà tó gbàgbọ́ yí tán pè ní alfíkìl siyasi alislami alfíkìl asiyasi alislami fíkìl òṣèlú gangan ní abẹ́ fíkìl lápapọ̀ tàbí ká gbọ́ siyasa ash-shar'iyya fíkíhù siyasa ti ṣari'iyya kí ni àgbọ́yé òṣèlú ẹ̀sìn tó pẹ́ tí ó bá mọ̀ òṣèlú ẹ̀sìn kò lè dásòsò tí ń bẹ níta ìkóríṣe wọ́n ní okùnnú làfígbé títà ọkọ̀ mọ̀ tẹ́sìn ẹ̀ sọ́nà pò òṣèlú yóò sì lè gáìdí ẹ yóò jẹ́ àjẹ́ ara fún ẹ tó bá ti ẹ̀dẹ́ta ọwọ̀ kàn ní jẹ́ kòròǹfò ó ní jágbó òfin fó ti máa dún lásán nínú àǹtà tó gbọ́dọ̀ gbàgbọ́yé ọ̀nà ni fíkò siyasati alwad'iyya almu'asira wal farqu bainaha wa baina siyasati alislamiyyati ash-shar'iyya ó ní pé inú àgbọ́ tó ṣe pàtàkì tá a gbọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tẹ́ ń gbé kalẹ̀ tó ipé inú ẹ̀ democracy jẹ́ kan bẹ́ oníkankọ́ káwà mọ̀ yàtọ̀ tí ń bẹ láàrin òṣèlú àtọ́dá ọmọnìyàn àtòṣèlú ti Islam aláti mọ̀ yàtọ̀ ìbò ní a ti jọra wọn ni wọ́n ti jọra wọn èwo ni òṣèlú àtọ́dá gbà láàyè Islam wọ́n gbà láàyè àwọn òṣèlú àtọ́dá ọgbà àwọn Islam ti ọgbà láàyè táàgbọ̀ òdébẹ̀ rárá nínú ọ̀dá tó gbọ́dọ̀ gbàgbé wọn pé kí níkan ní fáàmùlù wáyìí síyásí wọ̀lùfíkiri síyásí kéèyàn gbọ́ àgbọ́yé political awareness ó di ọ̀rọ̀ kan ní pé kí ní jẹ́ wáyìí síyásí kí ní jẹ́ pé èmi náà máa ti ń lọ inú táà ń pè lọ́rọ̀ òṣèlú èmi náà nírò rí tí a ń pè lóṣèlú dápẹ́ ní alìfíkiri àsìyásí ìyẹn lè màkídà kọmọ fíkí lè bàdát kọmọ ṣẹ̀ríà kó sì máa fíkí síyásí Allah kò ní wáyé síyásí kò ní fíkí síyásí nínú agbọ́dọ̀ ọmọ já ń pè ní alìúsùsùlá àmà lè hukum fil Islam kí ni àwọn principles and fundamentals ta gbé ètò ìṣèjọba Islam lé lórí gbogbo mùsùlùmí náà wọn kẹ́ ìyẹn ni ó jẹ́ ọ̀rọ̀ tá à ń sọ èkó lè yé wa lẹ́nà àti gbọ́dọ̀ ma jẹ́ ń pè ní muassasat nizam siyasa islam kí ni àwọn foundation àwọn body tó jẹ́ general body tó ipò orí ẹ̀ agbọ́nibẹ̀lẹ̀ àti máa ń ṣe òṣèlú islam ẹ̀rí lẹ́yìn àti gbọ́dọ̀ ma jẹ́ ń pè ní fíkì nusus wà fíkì wàkí wà fíkì inzali nas alalwàkí odi fike kan ka mo fike akole olohun wi anabi so njan pe ninu susunu ka si man tan bayi eri ta fe lore akole re kawawunta wa won tan bayi ida wa bi abara wa re leyin na lo ku bo la se wa mu akole wa bayi ka in tí ọlọ́run wítánà bí sọ yìí bó lásílẹ̀ sọ kalẹ̀ tí ó fi bá ń tàn sọ imú ó di fíkì ọlọ́dọ̀ àwọn afẹ́sìn wọ́n pè ní fíkì nusus wọ́n fíkì lè wáàkì wà ìzàlẹ̀ nọ́sù alàlèwáàkì ẹgbẹ́gbà mi bẹ wọ́n fún ẹ̀rí tí wọ́n sì gbà yẹn pé ibòmí lọ́lọ́ ó sì lọ sí ibòmí fún ẹ lẹ́yìn náà o náà ni fíkìl musharaka fi demokratiyyat al-ma'asira àgbọ́yé ká kópa fíkìl kíyàn kópa inú òṣèlú òdí òní fíkìl kan ni òṣèlú tí ń bẹ́ ń ta yìí ká nú ẹ̀ fíkìl kan ni èyàn ma lẹ́yìn náà lọ́wọ́ فقه الأقليات المسلمة في دول غير الإسلامية ó ní tá bá bára wa nílùú tó ṣe yí pé ìjọba abẹ́ olójọba ẹ̀sìn ibi abára wa wà ní minority fápẹ́ ní sin àwọn ìyàwó kan ń bẹ ní America wọ́n bẹ ní Canada wọ́n bẹ ní France wọ́n bẹ Britain Italy bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ẹwà rí tẹ́ bá fẹ́ dìbò wọ́n máa béèrè ó ní ká ṣe fíkì kan ni bẹba ó jẹ́ minority ńbẹ̀yẹ ẹ̀wà ńbẹ̀yẹ wá rẹ̀ kò ìgbé sí mùsùlùmí lílẹ̀ àbí gbogbo wọn wọ́n ti gbọ́dọ̀ dìbò wọ́n dìbò ní ayé Obama àti ẹni tí ohun ẹjọ́ díje jọ́nà lọ́n ń gbá bèèrè lọ́wọ́n fájọ́ àwọn afẹ́ẹ̀sìn wọ́n ni ah, Obama ní ká dìbò fún ojú ti ẹ̀rọ kódà eh, ní àsìkò eh, Trump obìnrin trump kí wọ́n dìbò fún Hillary Clinton náà kí wọ́n dìbò fún eléyìí tó ti ń tutọ́ burú ń pa tó gbogbo èèyàn lọ Islam torí díẹ̀ gbogbo ẹ̀ torí pé minority ni wọ́n bẹ̀ wọ́n wà á wò lọ́dọ̀ àwọn wọ́n lè lè ṣarú ni ilé ìbúrú ilé àṣarú ilé ìbúrú jù ẹ̀sì gbọ́dọ̀ dìbò ẹwà ẹ̀dìbò ń ṣarú hmm. láti lé àṣarú lọ ẹ̀rì ilé ìsọ́ọ̀lì ilé ìdálé asíláhù ẹwà àdìbò fún asíláhù ààrùn rí láàrin ilé ìjú ilé ìlọ gbogbo ẹlọ́wà tababara wa nílùú táwọn tó jẹ́ minority bó làṣẹ bábẹ̀ lónú òṣèlú ọbẹ̀ lórí ìgbélú òfin ìlú bó làṣẹ bá lò tààfi ní kọlu òfin wọn bẹ̀yẹ tààsì ní jù islamu wa nù àwọn bá kọtí alẹ́ lórí lẹ́yìn lọ́wákú fíkà káàmùl fìkìhíyà alìmùtàlíkà bí tó rúpọ̀ mọ́sí lóde òní inú ẹni pé ṣe a lè dìbò àbá lè dìbò òṣèlú òde òní bí ṣe mi náà lè join party àbí lè join party òṣèlú òde òní bí òṣèlú ṣẹ̀rẹ́ ò ní party nú kò láà dìbò nú gbogbo wọn a máa sọ fún àwọn àṣẹlẹ̀ tí tó rọ̀pọ̀ mọ́ òṣèlú ókè má jẹ́ dépò tán bó bá dìbò dépò sẹ́mi náà lè búra pẹ̀lú òfin ìlú gbogbo ilẹ̀ náà na ń pè ní kọsàn wal yamin àwọn afá lọ́rùn lé lórí tó bá jẹ́ mùsùlùmí tó dépò tán gbogbo ilẹ̀ iná ń pè ní àkámùl fiqhiyya al-muta'allika bi fiqhi siyasa al-mu'assira gbogbo ilẹ̀ ni ó sì pàtàkì abala kanú lẹ́yìn náà agbọ́ tó gbọ́ àgbọ́yé jẹ́ ń pè ní al-mustalahat siyasiyya wa madlulatuha àwọn terminology tó pé òṣèlú ní òṣèlú láti máa lò àwọn èdè òṣèlú tí táwọn olóṣèlú máa ń sọ tàbí dábánú tí àwọn olóṣèlú jẹ́ bá ń sọ̀rọ̀ òṣèlú bóò láàṣe gbàgbọ́ yá àwọn terminology ọ̀pọ̀lọpọ̀ àfáà ní o mọ́gbó dáńsọ̀ ọkọ̀pẹ̀ lórí à ń sọ̀rọ̀ òṣèlú Islam ẹ ma gbọ́ al-khilafa kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹ ma gbọ́ al-bay'a aw al-mubay'a gbogbo eléyìí gbogbo terminology yìí rẹ̀ inú àgbọ́yé tí a gbọ́dọ̀ gbọ́yé ni ẹ̀rì bẹ́ẹ̀ náà ni ká máa sọ̀rọ̀ nípa ẹ máa gbọ́ democratia democratia tánkò democracy democracy kí ní jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí gbà pé gbóhun tí jósù lè tẹ́síbẹ̀ bí aspect on aspect tẹba ti wá gbọ́ ẹmbà ti gbọ́ ẹmbà ti gbọ́ democracy gbogbo gùsù ti tọ́ síbẹ̀ rárá lẹ́yìn lẹ́ ma gbọ́ inú àwọn òde òṣèlú oná ni alì ilimaniya ilimaniya ma gbọ́ tó ma wí náà pè secularism kí ni bẹ̀lá bẹ́ àfá mi ń bẹ tẹba lọ bá lé nìṣẹ́ gbọ́ bàbá pọ̀kánú tí a ìmáàmù ni ṣífì ìmáàmù ni kódà olùpẹ̀pẹ̀ ní ẹjọ́ kí ni jẹ́ ilimaniya anílìmaniya mo ti ìdòsínsì ni wọ́n ti tà fún wa ní nínú ẹ̀sìn wa oná ń pè ní secularism ọ̀tọ̀lẹ̀sìn ọ̀tọ̀lòṣèlú ọ̀tọ̀lẹ̀sìn ọ̀tọ̀lòṣèlú àwọn bàbá wa bàbá ṣe Adam bàbá ṣe Kamaldeen rahimahumullah bàbá ṣe mọ̀tàrà abúsálà rahimahumullah bàbá ṣe gúlò láti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rú wọn lọ anẹ́jẹ́ àmọ̀ yí pé àṣírọ́ ní ń pa fún wa hmm. Allah akbar ọ̀tọ̀lẹ́sẹ̀ ìlú ọ̀tọ̀lẹ́sìn ẹ má gbẹ̀sí wà sí lóòsẹ̀ ló àṣírọ́ ní ẹni ẹ̀wù lásìkò bàbá ṣe adam ọ̀dọ̀ bá ní fúríyàn bá ní kẹwọn àmín lásìkò Awólọ́wọ̀ àti Ṣàgárì Awólọ́wọ̀ àti Ṣàgárì bàbá òfin bo bàbá láà ní ìdìbò fàárúwọ́lọ́wọ̀ kò sí ní wọlé Allahu Akbar wọ́n ní ìjọba sọfà lọ́wọ́ tó bá kírun yóò jẹ́ rẹ̀ fún wa wọ́n yẹ ṣe àfá àtàmọ́bí tó ń lọ hmm. Allahu Akbar rárá wọn kálùkù lọ́mọ́bí tó ń lọ bàbá ṣe eh, Murtada Absalam tafsir àti mọ̀ yí pé ẹmọ́ dìbò fàwọ́ lọ́wọ́ yìí mùsùlùmí wọ́n sọ bẹ́ẹ̀ yìí sọ àwọn abúrútí mẹ́mẹ́ wọn sọ lásán àwọn ọ̀sẹ̀ tí irú wọ́n ṣe Islam wọ́n sọ ń kọ̀rọ̀ ń tagbangba ní àfáà mélòó abẹ́ ní ìsinmi ìsọ̀gbẹ́lágbà ní ẹdìbò fún tó gbọ́n lọ fẹ́ gbówó lọ́wọ́ wọn kéèkó èwo ní ọbẹ̀sàn àwọn tí a ń wà ń lé ké ó nígbàtí a dìbò Awólọ́wọ̀ àti Ṣàgàrí wọ́n sọ fún wa pé àwọn jọ tẹ̀lé bàbá lọ sí di àpótí ìbò ni bọ́ṣà àdàmpá jọ tẹ̀lé lọ dìbò ni mélòó afá bẹ́ẹ̀ lọ́wọ́ alẹ́ ni tẹ́lù pé ńgbà mí ń bẹ wọ́n ní sàn láàrin ẹjẹ́ ni mo ní pẹ̀kọ́rọ̀ ńgbà bá bá dé bẹ̀ yẹn bá dé àwọn àfáà tán lè bọ́ta pé àníbò tí ń bọ̀ yẹn náà dìbò fún rẹ̀ fún dìbáì fún dìbáì àwọn bàbá yàn sọ pé ká dìbò fún ẹnìkan àbí mọ́ dìbò fún ni. gbogbo gbólóhùn bá láti mọ̀ gbólóhùn òṣèlú ọ̀pọ̀ bẹ́ẹ̀ lọ rẹ̀gẹ̀dẹ̀ àwọn terminology táwọn olóṣèlú máa ń lò ọ láti mọ̀ kí ní jẹ́ dáúlà kí ní jẹ́ watan kí ní jẹ́ hukum jẹ́ hukuma gbogbo àwọn terminology láàmà sàlàyé fún àgbàtà bá ń sọ̀rọ̀ lọ gbogbo lè ní gbọ́dọ̀ mọ̀ a ń gbà lérò pẹ̀lú ilé rẹ̀ àyíká ń gbà lérò pẹ̀lú ètò bá ọmọ hmm. ah eléyìí o àkóbá eléyìí o táà ti ẹgbọ́dọ̀ débẹ̀ gbogbo eléyìí ni àwọn nǹkan tá máa sàlàyé lórí gẹ́gẹ́ bí àwọn gbólóhùn àwọn olóṣèlú ẹ mọ̀ wọ́n sọ pé alintikhabat alintikhabat election ni jẹ́bẹ̀ gbólóhùn ni gbọ́nbọ́ ma gbọ́ istifita memorandum nù ọ gbọ́ alimuwafaka consensus nù gbogbo ilé lọ láti ma tó bá ti ń kàánú tí àwọn olóṣèlú wọn lágbájá báyìí

consensus èyí wá bí ọba nídi hmm. ẹ̀rí lẹ́nà àmà nǹkan já ń pè ní alìjẹ̀rí ìmọ̀tò síyásíyà political crime political political crime o náà ni rigging hmm. rigging rigging káyíbò káyíbò ìwọ̀ ọ̀daràn gbá ní òṣèlú Allah akbar ìsìn ni òṣèlú tó wá dólé lórí ìlú hmm. Allah akbar kò sẹ́nìkan tó lè fọ́ sọ́yà pé òun wọlé òṣèlú ìlú tó wá jẹ́ fair free, and, and fair and credible no no no ọkàn burú jùra wọn lọ ni Allah akbar ọmọbẹ rigging before election rigging during election rigging after election ìran rigging mẹ́ta ló ń bẹ kẹ́ tó dìbò ti rigging wọ́n kàn fẹ́ fi ìbò ń ṣe kangaroo ni gbogbo bá ń dìbò lọ́wọ́ ní orig àwọn ọmọ burú tí a ti kó ìbọn fún ẹfẹ́ dìbò tán lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́bá wọ́n dé yọba ní ọba ìbọn mẹ́ta kárùkú ti túká wọ́n ti gbápò tí yìí tẹ́ ẹ̀dì kó ńlẹ̀ wọ́n kéde gbámẹ́ ti kàbò kí announcement tó dé rígìnì lẹ́yìn ẹ̀ ọ́fíta ti ń tẹ̀lé àpótí ìbò lọ sí sẹ́ntà wọ́n dàdó wọ́n park park wọ́n fẹ́ negotiate nù hmm. wọ́n fẹ́ yí kínú wọ́n fẹ́ yí bónú wọ́n yí bónú tẹ́bá tó wá dé sẹ́ntà tán ọ́fíta tó wá ń ṣáàjì pátápátá tó bá kàtàbátí kíníkan wọ́n tó ma fóònù ẹ̀ kí ni resort what the resort hmm ṣe ká ṣe announcement no ẹ mọ́ announce ẹ o announce ẹ àṣẹwà wá tánàfẹ́gẹ́ announce Allahu Akbar gbogbo lè pátá wọ́n pè ní Jerry ìmọ́tú síyàsíyà jẹ̀rí ìmọ́tú síyàsíyà political crime ìlà wá wá wọ̀ bí a sọ lọ́kẹ̀ lómi balẹ̀ lórí torí dẹ́ ní fi máa yí wọn lọ́ngbà míì táwọn kan bá yá kónú ẹgbẹ́ wọ́n ti ma bí wọ́n ṣe múra wọn ọ̀nà tí a ń gbà rí wọ́n ti ma wọ́n á ṣe bá wọn ṣe bá yọba dàrú torí díẹ̀ ó ṣe pàtàkì kí a ṣàkíyèsí gbogbo àti à yìí ìsìláàmù wa ìsìláàmù tó wá láti mú àlàáfíà sórí ayé ni gbogbo jágajẹgan yà gbọ́ ọba mùsùlùmí níbẹ̀ ọgbọ́ rig election ó dòtọ́ náà bá rẹ ni subhanahu خيره واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر